على نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا أمة الإيمان أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه بل هي وصيته للأولين والآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارا وما هم بسكارا ولكن عذاب الله شديد أمة الإسلام من عدل هذه الشريعة الغراء أن جعل الطلاق بيد الزوج حلا للمشاكل الزوجية ولفساد العشرة والصحبة ولكن مع هذا فإن النساء شقائق الرجال ثم جعل الخلع بيد المرأة تفتدي نفسها تختلع بشيء تبارئ زوجها بشيء من مالها لتستريح إذا كرهت عشرته وصحبته وتخاف كفران العشيرة وكفران العشيرة هو تقصير المرأة في حق زوجها فأذن الله للمرأة أن تختلع وأن تفتدي نفسها بشيء من مالها أو بما أعطاها بالها أو أمهرها به فهذا من أجل الله سبحانه وتعالى وهو القائل فلا جناح عليهما فيما افتدت به وقال سبحانه وتعالى فلا جناح عليهما أن يسلح بينهما صلحا وصلوا خير وكل هذا مندرج فات الصلح الإلهي وتاتا الإنشاد السماوي فنسأل الله سبحانه وتعالى أن يبعد الشيطان عنا وأن يبعدنا عن الشيطان في بيوتنا وفي جميع تصرفاتنا وما زلنا في شرح وبيان مع استنبات الأحكام من قصة امرأة ثابت بن قيس بن الشماس خطيب الأنصار رضي الله تعالى أرضاه وامرأته جميلة ọ̀pẹ́ni fọ́lọ́mọ̀ ọba tó síwá ní mùsùlùmí a ń tọrọ àlèfí ìkẹ́ ọba dẹ́dà àti ìgẹ̀rẹ̀ fún nẹ́bí sallallahu alaihi wasallam ẹn tọ́lọ́mọ̀ bá rán láti jẹ́ ìkẹ́ fún gbogbo wa alọ́bàá sàlẹ̀kún kí ànìyàn wa bá lè sàlẹ̀kún ọlá rẹ̀ àti àwọn ará ìlẹ́bí àti sọ̀hábà rẹ̀ dákùn kí àwa náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ́ pẹ̀lú ànìyàn sallallahu alaihi wasallam jọ́gbẹ̀ alìkìyàmá ẹ̀yọ́ mẹ́rin ẹ̀sìn mo ń fi àṣìkọ́rá méjì ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gbùn sí ẹ̀mẹ́ lè tí ìbẹ̀rù rẹ̀ ànítakùnlọ́ ẹjá jọpọ̀nù ọlọ́run eléyìí náà ni àsọtẹ́lẹ̀ tọba dẹ́dà sọ fáwọn tó lọ sáájú wa o náà ni àsọtẹ́lẹ̀ tí ń jẹ́ wà nínú ẹrú tí ó máa bẹ̀rù rẹ̀ níbẹ̀rù tí ó sì wá láǹfààní láyé ń bí àti ní gbangba alìkíyàmà ní ìjẹjọ́ àmbárọ̀ bọ̀ lórí déédé ti bẹnu ẹ̀sìn sí Ànábì sallallahu alaihi wasallam nígbàtí àwọn ìyàwó gbà wọn ìwàkadé tí ìwà ìwà ti di pé ó ń fọwọ́ bà dáwà tọba ní ìdàgbé ní àdúsù sam lọ́wọ́ àbára tí wọ́n bèèrè ìdàjú ẹ̀sìn tí ẹ ń bẹ̀lẹ́nu ọ̀nà tí wò lè wọlé tàbí tánà bí ò lè jáde sí wọn kò tó tọ́bá kìrì dé Umaru dé tọ́wọ́ jẹ́ pàn ìyàwó àmìbẹ̀ẹ́sù ń fọ̀ràádà ayà tí ó sọ̀kalẹ̀ lẹ́yìn rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bí ó sí ọlọ́run ọba nú tí ó sàsíràn tí ọ̀dọ̀dọ̀ ẹ̀nìkàkọ́ wọn fórí di oṣù kan ayà ń sọ̀kalẹ̀ padà wípé annabi bí wọ́n pé èwù ní afẹ́ mú gbogbo eléyìí náà ọba dẹ́dà fi ń pa àwọn obìnrin lé náà ni ìfi ń sọ wípé obìnrin kèé sí ẹranko obìnrin wọ́n èyí se dúkìá tí ò nítùmà obìnrin èsì ìṣe ẹntà máa dájókò sílé ẹni wípé in tó bá rí ọ́dà òkúlé lọ́bì kankan tí ń bá fẹ́ kọ́ máa kọ́ ṣùgbọ́n ní kọ́ tí ń fi mú ẹ̀dánrin àhán obìnrin náà wá ní khiyar tí wà lábádé látọ̀dọ̀ ọkọ àwọn àdàjọ́ ìlànsálàyé bọ̀ láti ìjẹjọ obìnrin náà lè sọ fọ́kọ rẹ̀ wípé ìǹsẹ́má ṣùgbọ́n gbọ́nà tí ó tọ̀dọ̀ obìnrin ìjáde àtàwọn nǹkan tó so máa o náà ni túnmà hadithi Thawban maula rasulillahi sallallahu alaihi wasallam tí bá ń sọ fọ́kọ́ rẹ̀ pé kọmí ní ìwọ́yà mi min ghairi ba'sin láì nídi kàtó nítùmà fa haramun alayha ra'ihatul janna alìmí ni a sọ fóbìnrin ọ̀wọ́ ó déèwọ̀ fún ó gbóòrùn àlìjànnà bèèlé kọ́ wọ́bẹ̀ bọ́nà bí ṣe sọ́nà fún tí è ṣe ń tí ọba dẹ́dà sáyìn fún kò ní bá ní wàlìjẹ́nà o àwàmọ̀ obi o náà lẹ́tọ̀ tara bá ní a sì kàdíẹ̀ nínú àwọn ara níní àwọn ara níní o lè jẹ́ khuluqiyya o lè jẹ́ khaliqiyya ó lè jẹ́ sìhíyà ó lè jẹ́ kíbar síhà náà lè bíyàn ó lè jẹ́ dọ́àm asàrà ìdíẹ̀ ní ìjẹjọ́ a tún wá padà síbi hadithu tí a ń tú ibẹ̀ náà láti máa wọn kẹta mú jáde ìyàwó sábìtù bin Qais kama akhadha min Bukhari fi sahihi wa ghayrihi min hadith ibn Abbas radiyallahu ta'ala anhu ardahuma olówó bá ní sallam obìnrin jẹ́ Jamila nínú ruwaya mi oúnjẹ Habiba bintu Sahal nínú ruwaya mi oúnjẹ Maryam ṣùgbọ́n a ti sọ díẹ̀ níbi lẹ́yìn jẹjọ wípé ríwáyà méjì òun ó ní ìfẹsẹ̀múlẹ̀ okò obìnrin ìwà tó sì di ọ̀tọ̀ọ̀tọ̀ ó ń jẹ́ Habiba a rínú àwọn mímọ̀ tí wọ́n sọ wípé ìtẹ́ ẹyọkan náà ni ṣùgbọ́n èyí tó fẹsẹ̀ múlẹ̀ ní wípé méjì ni ṣùgbọ́n obìnrin kankan náà ni lọ́ọ̀dì ọkọ ẹyọkan a sì rí jámù yẹn ṣe láìpẹ́ obìnrin ọba dẹ́dà in tó làbọ̀ àwa náà lọ́rùn ọ làbọ̀ àwa náà lọ́rùn ẹ máa sinmi ẹ máa gbàwẹ̀ ẹ máa kírun ẹ hajj ẹ máa ẹ máa àyàfi àwọn ibi tí ọba dẹ́dà ti wo ibi wọn ò ti tó wa tó wá ṣe ẹ̀dẹ̀ fáwọn mẹ́ obìnrin tí ara bá ní lọ́dọ̀ ọkọ rẹ̀ kí ni mú ara ní ebi kí ni mú ara ní ọkọ̀ ọmọ ọ̀rọ̀ tó tínú èyàn fi máa dùkọ̀ máa sọ ọlọ́run ọ̀dá máa rán rẹ̀ tí wọ́n bá bèèrè owó ọ̀bẹ̀ yóò ní kò sí owó ọ̀bẹ̀ lọ́wọ́ mi owó ọ̀bẹ̀ lọ́wà ìpàpánu fún àmá ẹ̀kún ọlọ ọjà kẹwùlẹ̀ máa fi hàn bàbára gbogbo ṣe sí kèése sí ìdùnnà ojú kanú ìwà tí ń bẹ lọ́wọ́ ọkọ kèése wà dáadáa ẹnìkan tó jẹ́ pé tààrẹ ẹnìkan lọ́mà bó wọ́n bí ó wọ́n kò sì sí àwọ̀ ọ̀yà lára tí ẹ ṣe mọ̀ pé bó ṣe wà ní líkì náà ní bẹ́ngbànjá bá a ṣe rí obè ebú lárọ́kùn ebú náà bóbìnrin ṣe wà lọ́kùn eré ń bẹ bí bàbá bú ṣe wà inú bàbá rẹ̀ ń bẹ bọ́mọ bú ṣe wà àbí nǹkan ọ̀sẹ̀lẹ̀ rínú lé àwọn bàbá àti ìyá ìyàwó rẹ̀ o ní ma fi tanu. àwọn òní sí àwọn òsìmà ìsì ìjẹ́bànú jẹ́ fóbìnrin àwọn ọ̀ràn kíran àwọn ọ̀ràn yí àwọn ọ̀ràn gbá àwọn ọ̀ràn àwó àbí àlébù kan bẹ tó ti wà lára àyàwó tí è sí ìṣẹ́jú ara rẹ̀ pé tí è bá ṣe pé ìtọ́lọ̀mbá ti ní ọ̀sẹ̀ ní ọ̀sẹ̀lẹ̀ èmi ló wà fóbi tọ́kọlà láì borí mi dáàrù ilò òfò tẹ́ẹ̀kẹ́ rẹ̀ ń jágálọ́bù oríṣìíṣìí bọ̀ tí obìnrin bá wá rí nkẹ́kẹ́ yìí àbí níbi ẹ̀sìn ọkọ rẹ̀ ni àbí níbi nǹkan míì náà ni ẹ̀mí rẹ̀ wá kọ́kọ́ máa wà pẹ̀lọ́kùnrin àfikọ́ máa sẹlọ́n kó lè mọ́ ní jẹ̀má ẹ̀ẹ́ ó lè sọ wípé ọkọ mi mo fi mílẹ̀ tó mi bá ti wá sọ báyìí nínú ẹ̀sìn wa ẹ̀tọ́ ni kí ọkọ sọ wípé nǹkan báyìí tí mo fún ọ sọ́ọ́dà padà kí ni ìntẹ́ fi ṣe márùn mi kódà kọjá wípé kò sí márùn má torí pé ìsẹ́bẹ̀rọ àfà ṣe àínú nǹkan gẹ́gẹ́ in tó fún lọ́gbọ́rọ̀gbà abẹ́lẹ́gbà nǹkan mi ó lè gbà nǹkan mi àwọn mímà ààrẹ ń tọ́sọ́nù wọn wípé ìyànjẹ́ ni kí ẹ sọ wípé obìnrin ó fọ́kọ rẹ̀ ní nǹkan tó bá jẹ́pò lọ́fẹ́ kọ́kọ́ ṣùgbọ́kọ́kù ìlọ́fẹ́ ẹ̀kọ́ ọkùnrin fò ní nǹkan tó mọ́ wá fẹ́ kọ́kọ́ wá obìnrin tààfẹ́ ní ṣùlọ́kà bẹ́sì sí ní káfẹ́ wọn tí èyàn wá lóhun ọ̀fẹ́ mọ́ olóhun kọ̀ gbogbo tí èyàn fóbìnrin èyàn ò lè bá padà rọ̀rọ̀ ọ̀fẹ́ mọ́ in tó kùnrin sì ti ẹṣọ bẹ́ẹ̀ ah tí a bá kó mẹ́wàá rẹ̀ jọ bí méje yóò fẹ́ jẹ́ tí ó gbọ́nà ah, ṣùgbọ́n obìnrin tó ń bá lọ ń fẹ́ kọkọ ọ̀hún tẹ́ bá ń ṣèwádìí ṣèwádìí tí wọ́n bá jẹ́ mẹ́wàá méjì tàbí mẹ́ta ó lẹ́lẹ́ pé ah, ọlọ́ngbò lè méje pé wípé obìnrin lẹ́tọ̀ ọkọ́ nítorí ìkíni torí pé tó bí bá lóò rí nǹkan lónìí ó ti rọ òrí mọ́lọ́lá tó bá rí nǹkan lọ́la ó lè pọ́ òrí mọ́lọ́tọ́lá aníbìsọ̀ lọ́lá fẹ́ wà ní ìyàwó kílòkọ̀ rẹ̀ wádé ìyàwó sábìt ni ìyàwó ìgẹ̀gẹ̀ kí ni sábìtù ṣe fún wa ìyàwó ọ̀tọ̀ọ̀tọ̀ ní torí àwọn kẹ́kẹ́ padà ń sẹ náà rí àkọ́kọ́ ni láàáyíbù àléyìí fi khulqin wala dinin inú wáyà mi ma a àtúbù ma a àtíbù àléyìí fi khulqin wala dinin ọkọ mi ni sábìtù ká pé ìwà tí máa wà lọ́wọ́ ọkùnrin obìnrin kórìíra rẹ̀ wà láìkò nírúwà bá ń sinmi ìwà rẹ̀ dáa sinmi dí wàládí ní ẹ̀sìn rẹ̀ dáa kìí sàkírùn kan dákà sí gílòrù fọ́lọ́n a máa gbàwẹ̀ gbogbo nǹkan rẹ̀ ìfiwójú rí ọlọ́ni sáà máa ṣe ṣùgbọ́n walakin akrahu kufra fil islam ṣùgbọ́n ilè kọ́pù pẹ̀lú ẹ̀mà ìsì fẹ́ máa ṣe tí ọ máa jẹ́ ìbínú ọkọ mi kí ìsì wà rẹ̀ tánàbí sọ wípé ọkọ obìnrin kọ̀ọ̀kan húwà náà rùhá àwòjà nàtú ha ọkọ obìnrin kọ̀ọ̀kan làlìjẹ̀ náà rẹ̀ o rẹ̀ ṣùgbọ́n tí bá ń kù ṣẹ́ẹ̀dẹ̀ ni ó súnmọ́kí ọ̀nà níjọka kama já adá ti sírẹ̀n wà kásàrọ̀ yádá ha ọ̀nà tó dálápá ríwáyà mí wà báwọn kí kéjì tó wá ìgbà tó náà dé ọ́n sọ ikan sàsìlám mọ́ fẹ́ fi ọkọ̀ mílẹ̀ tàwà ní onísábìtì yìí kí ló dé tó fẹ́ fọkọ̀ rẹ̀ lẹ ṣe wà rí ọ̀dá ní ah oníwà rẹ̀ dá o ẹ̀sìn ìrànkọ́ ọlẹ́sìn rẹ̀ gẹ́dá ṣùgbọ́n wallahi rọ̀fáàtù lè ṣìbáà wọ́n wà fi ẹ̀dá mórí tó yọ lọ́ọ̀kẹ́ tí ń bọ̀ pẹ̀lú àwọn ọkọ tàwọn obìnrin mi mọ́wàá kákọ́tù àbí mọ́ ra sí kanopi ilé wa báyìí mọ́ wá ń wọ ọkọ̀ mìíbọ̀ wallahi mọ́fọ́lọ́mbùra lahuwa aṣádùhún sàwádán a ah, ọkọ̀ mi ti dúdú jù ah white dẹ̀ nimi wa àkùsọ́rùn kọ́ màtán bọ́bá ìwẹ́ ó sì lè kúrú náà ó lè dúdú náà ó sì wá òkè náà wọ́n àkùbáhùn wájí àyìn kò ní fèsì tọ̀ fáyàn mara láti bí ìsìbẹ̀un àti ẹ̀wà rí kan tàà fi lè pé eléyìí ni èèyàn lè fi gbójú kú ó ṣe lọ́wọ́ ni à ọfẹ́ mọ̀ pàṣẹ́ díẹ̀ ọwọ́ ni à walakin annabi bó ṣe rí ọ̀sọ́ tó láàkùtrí ìkúhù ẹ̀mí mi ò kó mọ́ in ma sọ pé mo wà ní ẹ̀ in sì máa ṣiṣẹ́ lára nítorí pé gbogbo tó bá ní máa ṣe kàárínù mọ́ mi o nínú ìwáyà mi ó ní ya bí máa mi mọ́ kọjá obìnrin tí a fi E tí ń bẹ̀m̀bẹ̀ ní nǹkan kẹ́kẹ́ lára ọkọ̀ mi tí ń bí mi nú láàkín na sáàbìta dẹ̀mí ìmún ṣùgbọ́kọ̀ mi ìbúrẹ́wà yìí ti pọ̀jù ojú mi ti là ilẹ̀ gbòlẹ́ẹ̀dẹ̀ rẹ̀ ìgbà tó sú padà oní tó tó rí náà ẹ̀kọ́ kékeré wà mẹ́ bí ní ruwáyà mi ìgbà tó bèèrè yẹ se kúlùrù alẹ́mú ti kèjì wà kápẹ̀ ní Habiba kó rọ rẹ̀ wà pọ̀ Benjamila anábí wa ń rò pé tí má ní mo fẹ́ obìnrin halali ni fún mi ṣùgbọ́n wà kẹ́rì àdáyálíkà lè kọ́rọ̀ tílà àǹsọ́rọ̀ ṣùgbọ́n wà àǹsọ́rí wọ́n ni òwúlà wà kẹ́rì àyùsáwì àhóm sí ní sa'im anábí wa kórìíra kẹ́kẹ́kẹ́ tó lè ti bẹ̀yọ lótìtọ́ obìnrin yóò jẹ̀bi pẹ̀lú ìdájọ́ Ọlọ́run ó ti lọ tí ẹ̀ yọ́ sáfẹ́ lómìnà ni ṣùgbọ́n kí ni Ànábì ó ha yọ́ bá àwọn obìnrin àwọn àǹsọ́rí jẹ́ ó ń kálukú náà ti bá ti rí àwọn nǹkan tí tó ń lè so mọ́ yóò lọ ọkọ̀kọ̀ wọ́n lẹ̀ sáwà lónìí ní olùkọ́ ìmáàmù sáà kí nǹkan jẹ́ àlàálì fún ọ kọ́ wá rí wípé aburú mi ó gùn lórí tí ó sì padà bá nǹkan mí jẹ́ kọ́ wá fílẹ̀ nítorí Ọlọ́run sáwà ń ṣe olókọ́bà ṣírọ̀ kí fáin ọmọ iná kí sáà ìwọ̀ náà fẹ́ àlàálì mi ni ṣùgbọ́n ọmọ pọ́mọ yóò lè kọ̀ torí pé àwọn ó sì rónú pọ́ fẹ́ fẹ́ ìyàwó kejì àfìgbà tó di 27 years tó fẹ́ ìyàwó àkọ́kọ́ sẹ́rúlọ̀ wà ní ọmọ sí ìjú ọmọ 17 years lọ ah! èmi mọ̀ kọ́ bá ṣe rán kí ọmọ albarika dẹ̀nu ṣùgbọ́n gbogbo ọmọ mi ti dàgbà mọ́ ti wòran jù ọmọ ẹ̀họ́kàn wà ṣẹ̀rú lè wà ní ìní wà sọ bẹ́ pẹ̀lú ògbọ́lọ́ ń sì dúó ti bàbá àtìyà rẹ̀ tí èlọ́kọ̀ rí ìwà dáadáa nù tí a bá níyàn mature ẹ̀yìn tó mature nù ẹn bá mature yóò fi ń tọ́ jẹ́tọ̀ rẹ̀ lẹ́gbà mí nítorí aburú tó lè ṣẹyọ láti bẹ̀ kìí pé ó mọ̀tara ẹnìkan ó ẹnìkan ó fine anábí sallallahu alaihi wasallam ìwà ń kọ obìnrin ń kọ lẹ́kọ̀ọ́ àwọn obìnrin ni à gbogbo tó bá wá rí báyìí obìnrin ọwọ́ asọ̀fọ́kọ rẹ̀ olórí ọkọ̀kọ́lọ́kọ̀ olórí ìkẹtọ́bà ní jẹ́ tẹ́rẹ̀rì ògbémá tó bá ti lóyún ó di wà láàrẹ̀ kò sí kìníkan àdínátà kò sí kìníkan owó kìníkan bíkò kò sí gbákọ̀sáwọ́kùbà sásùn tó bá tó wá di ọkọ̀ la súnnà yọ́ wà péyàwó rẹ̀ pé sẹ́límá ẹ̀wẹ̀ náà yọ́ ma pè bá wọn só sì súnà ọmọ àà sẹ́ sì súnà mi ń sì súnà ọmọ yóò bá tí mo bí ọ́nà kọ gbọ́ só sì súnà ọmọ sọ fẹ́ kú ọmọ rẹ̀ jáde lọ́la kí lẹ́mí pẹ̀lú yìí náà rà ní tí mo mẹ́ ni wípé mo ti pọn omi tí ní èwẹ̀ báyìí ẹ̀pàṣẹ̀ kíṣà ìtàní yìí wẹ̀ kí n tó lọ kásùn bá yìí kò lè ní owó ẹ̀rẹ̀ súnádà lóbìnrin ọba tó bú ẹkún sì fara ẹbalẹ̀ àwọn aláṣẹ lọ fẹ́ lò àbẹ́mì lọ fẹ́ gbé fún ní contract tápọ̀ aláṣẹ kò sí wà láà ní gbàmbà rẹ̀ tán ti mọ̀dẹ̀rẹ̀ mẹ́lẹ̀ ń wọ̀dù fún ẹlòpù ẹran tó ẹ́pẹ̀mì lọ fẹ́ gbé obìnrin náà ni ó tún kó owó súnà ọmọ lẹ̀pẹ̀lẹ̀kún kò níbi kẹ tí ń lọ ṣọ́bù ìyàrin náà ni ó wà jókòó sí ìyọ́jọ́ àárọ̀ ìyọ́jọ́ ọ̀sán ìyọ́jọ́ alẹ́ yóò tún jíwó àwọn náà tó rí bẹ̀mẹ́ o ó bẹ́ẹ̀ sì ni gbogbo tó wá tó rí bá náà àdúà náà ni kó bí ọmọ tó tí ó sùn ṣùgbọ́n ní ìtí ẹ̀wà àrò pín pé kí ní ìtí náà má okùn ẹ̀mí hun àwọn kọkàn wọ́n ń retí wọ́n yú sí èjì pàfẹ́ fi ìsẹ̀sìn wọ́n retí wọn ládíọ̀ pàfẹ́ fi ìsẹ̀sìn àtẹ́ntí ọ̀gbọ̀dọ̀ rúrọ́yè àtọ́nsọkúsọ gbà ẹkùnlọ̀sọ́sọ́ àlàáfíà gbà tí láàyè téyìn tí lè sọ pé òun lè ṣe bóòn sí jẹmọ́ obìnrin tí ń rọ̀bí lọ wà ní ọbọ̀rọ̀ alẹ́ òkọ máa rìn lọ́rin bọ̀ láàrin fláwà dáwé tí máa wù lọ gbogbo wọ́n sí mọ̀ pẹ̀lẹ́ àní tó sì jẹ́ pé ìnira tí pínlẹ̀ máa bá obìnrin lásìkò yẹn bí a sọ́kànlá bí iná ní orí yóò fẹ́ sí kó sára fẹ́ fi ọlọ́run nítorí pé láàrin mọ́ wà láyé ìsì olóbin fi rọjú ọmọ náà nìyàn tó bí lómi tàbí tó jẹ ìfẹ́ fún olóbòkọ́ kò tí ẹ kò mórí ọlọ́run Sister Roshida mọ́ sọ pé kí driver ò gbẹ́ méjì ọ̀sọ́ sí dubai ẹ̀sọ fábúrò yìí kọ́ mọ́tò bóbi o tọ́ bá jẹ́ obe ẹmọ́ pèbí o ẹ̀sá mọ̀bẹ́ ẹmọ́ bí tẹ́bà wọ́lù ẹ̀sì tẹ́bà wọ́lẹ̀ ìgẹ́kẹ̀wà má sọ yín padà ní kò ju bí ànáwà lọ normal delivery wọ́n sì bí rọrùn sister roshidan sagabu wàlẹ́kùn salam ẹ̀hẹ́ látẹ̀ẹ̀ tí ẹ̀ pèwàwó pẹ̀yìnwó kìnnì bóò ní kí ló bí ọdá àti bímọ náà ní ọ̀fẹ́ kí ló bí abúrúgbé sí bá ìmá ọdá àti ọ̀kọ́ nídi àwọn kílọ́kọ̀ ma pàfọ́ mẹ́lẹ́ tó pò òtù pàfọ́ ma ẹgbẹ́ àti ẹgbẹ́ ìyàwó rẹ̀ létí wọ́n tó tó pè padà mọ̀ wá gọ́ ó gbẹ̀mí lọ mọ̀ wá ní mọ́ní ànẹ́bì lọ́wọ́ èyí tó fún kẹ́yìn ní wà lábẹ̀rẹ̀ náà lẹ́yìn rẹ̀ wọ́n orí pé ma gbẹ̀yàn sigma lẹ̀ lọ́kún kí ma wá bóbẹ̀ irú ara ó sì ń pẹ̀rẹ̀ mùsùlùmí tí ń kẹrùn fọ́lọ́n wọ́n sákan sọ lọ wọ́n sọ bọ̀ kò ní ìkẹ̀ tí ó fílẹ̀ fún ọmọ tó bá rán mọ́gbà mẹ́bàá yóò wù wọn báyìí ṣe mọ́ wá bí mọ́ báyìí àà inú obìnrin ọ̀wà dọ́mà náà lé wọ́n ní kóhùnlẹ̀ kó lẹ́dẹ̀ lé ó pé òun àwọn mímọ̀ wọ́n tó máa dá sí ẹjọ́ olóòsì ti wá lè mọ́ máa ó lè mọ́kùnrin wà ó lè ṣe kíríkọ̀ọ́sà tó ń bá tún sẹ́kùn lé ẹni ohun tó lẹ́wọ̀n nǹkan mí tó wò lè sọ ohun lè kú sílé ẹ̀mà ohun fẹ́ máa lọ tọ́yìn obìnrin yọ wà dá ìntọ́kùnrin fún padà láti fi rárá rẹ̀ wípé mọ́ rárá mi kú ò ní oko ìjẹyàwó rẹ̀ kí lè rí wa ó sí ọlọ́ni ọ̀fẹ́ fi ọkọ̀ rẹ̀ lẹ̀ ṣe é mà pé kọ́ mọ̀ fọ́kọ́ ẹ̀ lẹ̀ ilé ẹ̀dẹ̀sìn bẹ́ ó ní òkórìíra àwà rẹ̀ ìwà rẹ̀ dá òkórìíra ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn rẹ̀ dá jẹ̀mí látàásí wóyìí a òótọ́ ni ẹ̀mí èèyàn lè pín tóòtọ́ obìnrin ọ̀parọ́ ẹ̀mí ẹ̀ pín tóòtọ́ ni nítorí pé jẹ̀mílà yẹn kò ń sí ọkọ̀ àárọ̀ rẹ̀ ní sábìtì ọkọ̀ àárọ̀ rẹ̀ o ni hangola ibn abi amir gọ̀sílù mala'ika ẹni tí wọ́n pa ní uhud tó gbé jẹ́nàbà dé ojú ogun tí ò tí wẹ̀ torí pé wọ́n ní ya kò lè máa ma tó fi kọ̀rí ọ̀nà mala'ika o arọ. kọ́dà oyún tó padà wà wà ní obìnrin ló fi bí ọmọ táǹpé ní Abdullah ṣùgbọ́bìnrin padà bí ọmọ kan fún sáàbìtúnà ọwá fọ́kọ́lọ́fà àléyà ẹn tó padà tẹ́lẹ́yìn Hanzola òun ni sáàbìt ìgbà sáàbìtù yí padà fílẹ̀ ìgbà tó fi sáàbìtù lẹ̀ wípé ah ohun lè wà lọ́dọ̀ sáàbìtù máa lọ́sẹ̀sẹ̀ lọ́fẹ́ Malik igbo òkú ọdún ẹni yẹ ó sì àfẹ́ntẹ́ ń pè ní Khubayb ibn Isaf radiyallahu ta'ala anhum ajma'in pẹ̀lọpọ̀ rẹ̀ má àtẹrù dínà aléyà hadikọ́tahu ọgbà oko tó fún ọ irú ọgbà oko wo náàlì ọgbà oko dàbínú bí kásọ pé oko oko sọ́ọ̀dá tó fún ọ padà ojú ọ̀sẹ̀ obìnrin à mọ̀ tí ẹgbẹ́ ìrìnlẹ̀ padà olùrin tí ń sọ tẹ́mì rẹ̀ fi a sí tó sì bímọ fọ́kan kó ń tọ̀ tó rójú rí ọlọ́run yóò pẹ́pẹ́kù rí ọpọ̀ ma tún sọ obìnrin ó ti mọ̀ bí márùn fọ́pọ̀ rẹ̀ ọwá ń tẹnúmọ̀ wọn ọlọ́run ló sì ní ìgẹ́gẹ́ gbogbo yọ́ ní ìkẹ́kẹ́ àbí ẹnìkan pàwọ́ kan fà bígọ́ náà ó sì mọ́rún tó lè ṣẹlẹ̀ pẹ̀lú àmì ọwọ́ àrò gbogbo nǹkan wá borí ẹ̀mí rẹ̀ kọ̀yàtọ̀ lísì kọ̀yàtọ̀ lọ wọ́n ń gbénú lé sunkún tí má sì dákẹ́ padà yóò tó bẹ̀rẹ̀ sí máa sàdúwà fọ́kọ́ rẹ̀ kí mọ́ máa fẹ́ lọ lọ́n sànú rẹ̀ gbọ́n tí ó ń gbọ́n pẹ́ à olóbùkúrẹ́ ọkọ̀ tèmi ò rí bẹ́ẹ̀ o àbùdá o gbogbo ọ̀n tẹ́sì ìsọ̀tọ́ láti dẹ́rù rọ́bà máa sùn púpọ̀ ah, síbọ̀ tẹ̀yẹ ròyìn ọkọ̀ wọn àwọn àwọ̀kan rí báwọn obìnrin ọwà dáa ìntọ́kùnrin ìfún padà sí nǹkan ni àbí nǹkan mi nǹkan ni ó sì lè jẹ́ nǹkan mi ọ̀dá wa hal yajuzu lahu an ibi nǹkan ti adéré lọ́kùnrin bá ní kí lọ lọ́ọ̀fẹ́ dá padà fún ó ní 5 million tẹ́ẹ̀lẹ́ fi ṣe márùn-ún mi ó mọ́ fẹ́ sọ lẹ́tọ̀ kọkùnrin ọpàdà gbàjú bẹ́ẹ̀ lọ àbí ọ̀lẹ́tọ̀ ọba ní 5 million tí mo fún ọ nígbàwó ó ní nǹkan bí oṣù mẹ́fà sẹ́yìn ilómi kó lọ́lọ́ ó ní dọ́là <laughs> tí bá bẹ́ẹ̀ sẹ ní ìsìnkọ́ ẹ̀tàlọ bá 13.8 mi ó pè naira àìjẹ̀bẹ́ lọ kú dọ́láwà àwọn afọ́pàá pín méjì ṣe mọ̀ pé nípìlẹ̀ apákan sọ pé obìnrin ọgbọ́rọ̀ sanra ká fọ́kùnrin ọkùnrin ọgbọ́rọ̀ pàǹkà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n fúnra Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ wípé mọ́ yọ̀ǹda fẹ́yìn obìnrin gbogbo alagbara eti gbogbo tí ma lẹ́nì kan lágbára ń bì kan wallahi àwọn kan bẹ lókè rẹ̀ àwọn kankan bẹ láyé kámọ̀fì tara wa láyé tàwà ìkọ̀sọ́fẹ̀ ẹni má mẹ́ tí ń ṣe o pín kankan bẹ láyé tọ́jọ́fẹ̀ kò sí ẹn tí ń sanwó rẹ̀ ọlọ́run lè pé ẹ̀mọ́ mọ̀kọ́mọ́ yọjú ah, gbogbo ah kọ́dá kọ́dá asọ̀tọba tó wà gan wọ́n tó bọ̀kú lọ́rún rẹ̀ ó tó fi mi sítẹ́ bá lọ́wọ́ ọmọ ibá inú yọ́ máa dùn ní ọ̀fẹ́ ní gbogbo ẹ̀ ṣẹ́gbẹ̀ náà ni ẹ ti rọ́kàn ẹ̀tàn lásán ni ṣọ́kùn ilé gbàjú bẹ́ẹ̀ lọ ọlọ́n ni wàsúlùháì ọlọ́n ni mọ̀ farama ṣe mọ̀ pé à ń ṣe láyé nù sẹ̀pẹ̀ wọ́n tó jọ ṣe wọ́n rí ọkùnrin náà tí ó máa sọ fún ìyàwó rẹ̀ pé òun bàdí tí ó ń fún lọ kóò tó yọ̀ǹda pé kó máa lọ jẹmọ́ ìsìláàmù tá ń sọ̀rọ̀ rẹ̀ ẹ̀rí wípé kọ̀tawálà fẹ́ rẹ̀ lẹ́yà ní yóò lọ yóò tó kẹrù ọkọ̀ mọ́ nígbàtí pé ìsìláàmù kọ́ wà ń ṣe nǹkan mìí là ń ṣe tí ìbá ṣe ní ìsìn múṣẹ́ṣẹ̀ ń dẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ fúnra àwọn òbí obi iní a máa fọ́ máa lè jáde lára ọmọ wọn jókòó ọ̀padà ọ̀dọ́ rẹ̀ máa ìjì sí mẹ́lórí ẹ̀ ìrọ̀lẹ́ náà wọ́n fi lọ́kọ́ kó lè mọ̀ wípé bí ẹ̀fẹ́ gbajúmọ̀ ní ní kàkà kí gbajúmọ̀ mi ọjọ́ pọ̀lọ́ ẹni ọpa kọ̀ǹkọ́ gbé fún máa bàbá sí máa wínú mẹ́rànà yóò sì ránṣẹ́ sí bí àárín lọ pé babóngiwá jẹ̀mílà nù gbogbo pé yàkùbú ètí ni júyàwó kan lọ ọmọ jẹ́yàwó rẹ̀ kejì gbogbo tí ọ

ekú ọmọ ẹkẹ́ bí o bí ekú ẹ ma rọ́jú ẹ̀yìn umma mi lókùrú bàtà ma zìnà ọba tí ìfànká láàrin ilé táwà ní ọ̀sọ́ ma zìnà ń bẹ́ ní ìsìn téèyàn ọ̀sọ̀ wípé ilé tí a wà ti dílé ìyá àgbà tí bàbá mi o ọ̀sọ́ ma zìnà ń bẹ́ tọ́jú ìbẹ́ àti mọ́rọ̀ ojú rí ọlọ́run bọ́ọ̀lọ́ jáfá bọ́ọ̀lọ́ jẹ́ nkankan ìwọ̀gan ni wọ́n tó wá ní ọwá jókò ìjókò bàbá ìyàwó lọ́mọ tó gboyún pé àfá saudika wà saudika wà ọmọ ìgbìyànjú ó gbìyànjú àwọn méje mẹ́jọ ń kọ́tọ́ sẹ́sẹ̀ mẹ́ntọ́ bá wù náà wọn ọmọ ìgbìyànjú àbí rí tí wọ́n máa bó lẹ́sẹ̀ wu ọmọ tẹ́ẹ̀fí sọ pé ọlọ́mọ́kọ wá mo fún ọ ní a week a week ọmọrú ọmọ náà ó dorí kodò pé ta mọ̀ fẹ́ mú wánú à méjìlá yẹ́wùn ó lọ ní o nǹkan ti dàrú ẹwọ yìí ẹ̀yẹ tọ́lọ ń gbé obẹ̀ Islam rẹ̀ ó láyọ́ kóbò pé ha wà láìlé o gbogbo ẹ̀yin ọkùnrin tí àwọn òbí kẹgbọ́yé pé tọ́lọ́nà fẹ́ ṣe tí wọ́n jẹ́ ẹ̀fọ́ ma wọn ní 19 years 18 years tẹ́ẹ̀wà mà fáwọn obìnrin padà ọlọ́wọ́ bí bí nǹkan sí dàrútọ́ yìí ṣe wọ́n mọ̀ pé wọ́n skúlọ̀ àà ah, ah, pẹ̀lú ògbọ́lọ́n yóò parí skú rẹ̀ ṣe mọ̀ pé ó ń ṣe kíní kan lọ àà ah, ah, ah. ọwọ́ àbì sí ò lè mú mara má ọwọ́ ń pé ìwọ mọ̀ òsìtọ́ lẹ́kọ̀ọ́ tí wọ́n eh, <laughs> oh. náà lọ eh, sí ojú ó dúó gbẹ̀kọ́ ń tẹ́ ìgbà ń sáyìn gbogbo à ẹnìkan tí ibi tí nǹkan dé òun nìkan ma wọ́n ma lọ́kọ́ ẹm tí ó bà fọ́mà tó èpè lówó fi sákìdù èpè gùdàdà in fara ní ọ gbogbo kórìrè kórìrè kórìrè kórìrè ṣùgbọ́n tó bá padà jàmbá mi bẹ́ẹ̀ sì ni ọlọ́mùsànúwàwò ọlọ́mùwàdúwò gbogbo tí wọ́n bá fẹ́ kòkùnbọ̀ lọ́rùn tó kùn ò ní bọ́ ìgbà tí kòrò sọ́rọ̀ sẹ́kúṣe o àṣọ̀rọ̀ sẹ́kúṣe o ọmọ tí ń pẹ̀lú bí ìrí láyé tó fi wá níyàwó àkọ́kọ́ kò sírú agrimẹ́tì tẹ́ lè máa ṣe pé o ní níyàwó léyàwó rẹ̀ wàláhì ọmọ rẹ̀ rí se ni nítorí pé kèétí ìtò ayé wò kèémọ́ tí ń pè ní ìfararora tí máa mú nǹkan súni láwọn àsìkò sásìkò kejì tí èsì ìsẹ̀pálẹ̀ búgbọ̀ nǹkan tó jẹ́ ti àdámá ṣùgbọ́n ibi tá bùkátà ibẹ̀ náà láàmà fi sí irú ọkùnrin ṣẹ́rẹ̀án ọkùnrin láǹfààní àti gbàjú tó fún ìyàwó rẹ̀ lọ ó sì máa ń ṣẹlẹ̀ gbámítọ̀ jẹ́ pé ó bẹ gan ní ọ̀sọ̀ wípé ẹ̀mí mi pin ṣe bí fàtìlẹ̀ fún mi ẹbẹ̀rẹ̀ tó bá wù ìrú dúkìá mi kílẹ̀ rí wa جاء هذا على usman ibn بن عفان رضي الله عنه أنت كان ربيع بنت معوذ سيري a أولون دانو obìnrin ni ó sì gbẹ̀lẹ̀ èèyàn ni tó bá bóbi ẹgbẹ́ rẹ̀ jà mẹ́dínà tí ó bà mẹ́jẹ̀ lára yóò yùn ẹlẹ́yìn ó ń lọ́yọ obìnrin kan lẹ́yìn nínú àdíta ní malik ọkọ̀ rẹ̀ ńgbàwà lápọ̀ ọwà sọ fọ́kọ̀ ẹsẹ̀ mẹ́ pé èèyàn líle àwọn àbálàgbà nílà kẹ́yẹ̀kọ́ wọ́n ní tẹ́ bá ń rí nǹkan tó yẹ kó tètè yanjú tí ò yanjú àárín ọlọ́gbọ́n méjì lọ wà ní ẹ máa wo ẹran tó bá tóbi àtẹ̀ tó kéré láàrin ẹ̀mẹ́jì tí ẹjọ gbọ́n tí wọ́n bá jọ ń jẹun wọ́n jọ jẹrẹ kẹ́yìn ni bẹ́lẹ̀ ìṣe mamla yóò yí wọn sọ́dọ̀ tó bá ti bọ́wájú ẹ̀rọ tó tóbi yóò tó fà padà sọ́dọ̀ ara ti ẹ̀mẹ́pẹ̀ kò síwàlá òkúsàmùlọ ẹnu ìmìnà ìmúlọ ní kò síwàlá wọ́n jọ máa sọ́ra wọn kí ní yẹn yóò máa falẹ̀ gbogbo tó ti wà láàrin ọlọ́gbọ́n méjì tí ẹ̀kọ́jọ́ yíyàn eléyìí gọ̀ eléyìí gbọ́n ni nǹkan fi máa yá tí àwọn méjèèjì bẹ́ẹ̀ lọ́rẹ̀ sọ fọ́kọ̀ ìdára ó ní ìntí ẹ̀wà sí mọ́ gbogbo ẹ̀wà sú mi báyìí hold mi máa ní kúlẹ̀ ṣe gbogbo tó bá nídìí ní dúkìá mi bá kí máa lọ freedom mi tẹ̀ nítùmọ̀ sí mi dúró gbọ́nga lọ ọkọ́ ní kùsùwàlá ọbọ̀ bí gbá oko ọbọ̀ bí àwó oko gbogbo ẹran rẹ̀ oko gbọ́gbọ́gbọ́ oko ń bọ̀ yọ́rọba ọba kò bò nǹkan tẹ́ kò sẹ́kù nǹkan mọ́ ọwá kù

ìwọ ló gbé mẹ́jẹ̀ mú wá o ṣẹ̀pẹ́ èyí ló náà gé máa lọ nílò ọ̀bí pẹ́mi gbogbo tó wọ́n rẹ̀ pàdé ọba dágbọ̀n náà mi ọ̀sọ́wàlá ingbò ti lè pé omi gbogbo ẹ̀ ìwọ náà lọ yọ̀ǹda fún ara rẹ̀ o lọ́kọ̀ náà bá dé òní táwọn obìnrin fi ìlàrí ọkọ̀ tún sálàrí máa jẹma wọ́n tó dá lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n sábà máa ṣẹlẹ̀ sọ́kọ̀tọ́ bá dáa ìdájọ́ ìlú ẹ̀sìn ní máa ń ṣẹlẹ̀ sọ́kọ̀tọ́ bá dáa pé kí lọ kọ́ mi síná jẹma ẹ̀dì àdá àwọn mùsùlùmí níbo láti ìgbàra wa máradé farada kọ́ọ̀tù kọ̀kọ̀kọ́ ló ti ṣẹlẹ̀ l'Amẹ́ríkà ìyàwó ló ń fẹ́ kọ̀kọ́ àwọn ọmọ ní kúlù ọsájókù wọ́n wá adájọ́ sì jẹ obìnrin wọ́n wá ń ka àwọn nǹkan tí yọ gbogbo dúkìá tí wọ́n kù fóbìnrin mẹ̀kánó bedroom flat tí ń bẹ ní Lẹ́kí 8 flat Banana Island kìníkan jeep kìníkan 2000 kìníkan kankan center ní 58 million gbọ́ pẹ́ níbá ní wọ́n kàdàpọ̀ kankan ríngì kan bóyá ríngì bá ó lójú bí 500,000 lọ ọ̀kọ́ bá ní ohun ọgbà ilé ohun fílẹ̀ arájọ wọn ń bèèrè wípé òfin ilẹ̀ gbogbo tó ju eléyìí gan lọ tí ẹ̀míra ó ní ó nìdí tó òfin filẹ̀ torí pé n tó fẹ́ torí ẹ̀ sọ pé wọ́n fún ọmọ di sí ohun tí mà àrẹ́jọba pàntí ṣe tí lọ́wọ́ tó fẹ́ sí ìyàwó kí ni kókó tó fẹ́ fọkọ̀ rẹ̀ lẹ́gàn ó ní ọmọ ọmọ bó ó ní bóòlówó sí wá fẹ́ mà lẹ́dùpà tí àti fẹ́ra wọn kò sọ tó ìlọ klọ́bù tó ń bá ti lọ lálẹ́ báyìí kóhùn yóò ti bó ń po tí ilẹ̀ ìgbà tí bá ń lọ bí sẹ́ láàárọ̀ owó ma ń sun àìsàn tó lọ sí yóò ti bó ń bẹ́ kì brẹ́dì mẹ́yìn mọ́nkankan yóò ti gbé sí ibi tí ọba bó ń gbé sí yóò ti kọ̀lẹ́tà sí pé kí ní kàbá ìmẹ́mí o tó bá fẹ́mí ọ̀sáso ó ní gbogbo tó ń ṣe fún in tó lè mú ọkùnrin mẹ́ obìnrin pánú lé mi ó ní gbọ̀ wá ó ní fọ̀kàbalẹ̀ ọ̀wà sífò mọ́nú lè nítorí pé kò ṣe é sí bó rí kò sọ́pọ̀ òṣè àìdá akẹyọ báyìí rí in tó gìfẹ́ sá lọ́nà máa lọ pé kóhùn ti ẹ̀tí ilẹ̀ adájọ́ wọn bí ọkùnrin pé sébẹ̀ ní oníbóṣe rí nànà jama musulumi èmi àtẹnìkan sọ̀rọ̀ jò ní mo ní wàlọ́hì báàbà sọ́ra dáadáa ẹ̀ẹ́kù ẹni tó jẹ́ pé kọ̀mọ́ tí bí wọ́n bá ní ta lọ́dáyé sí ń tọ́kàn

ìyàwó rẹ̀ lọ òde kókò rẹ̀ kó sásùn kéèyàn wá máa dánilẹ̀ fúrú eléyìn ma àìsẹ̀ sí ń bẹ̀ náà tó bá dáadáa àwọn dárakẹ́ náà bẹ̀láwọn bàbá wájọ́ àìmọ́ yóò bẹ̀rin tí ó bá ti jẹ́ gbajúmọ̀ ìyẹn náà dẹ̀ ń bẹnu mẹ́sàlá tí tàbísára yìí lọ́yìn ọkùnrin nígbà mi ó lè mọ́ gbà nǹkan ó lè gbà obìnrin míì fẹ́ kú lọ́dọ̀ ọkọ torí pé ọlọ́run ti dá ojú tì ilẹ̀ fún àṣírí ẹ̀ tú ọkọ wá pè pé èmi àti òlejọ wàpọ̀ mọ́nú lè ṣùgbẹ́dà kan ò ní gbọ́n tó sí lẹ́nu mi tí ìjọ gbẹ̀lẹ̀ kìíyàmá iye ní ìrìnṣẹlẹ̀ sẹ́rìn bàbá wá ń jọun àwọn ṣùgbọ́n ma àwọn kọ́ àwọn ọ̀dọ̀ ma ń padà o àìmọye ló ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ sì rẹ̀ ilé àwọn ẹni ńlá ní ti máa ṣẹlẹ̀ àwọn ọkà sí pé tán bá bínú ju bó ṣe yẹ lọ yóò tàbá àwọn náà yóò tọ́bá àmà tí obìnrin ọfẹ́ obìnrin ó sì jẹ́wọ́ fún ọ pé ìgbà tí ó tí ìsàgbọ̀yé àwúsà àwọn ọjẹ́ díẹ̀ ní góòrò kẹyí ó tó pán ìwọ náà wà òpá ètò kú bẹ́ẹ̀ náà pé mi náà gbogbo ọ̀rọ̀ sáwọ̀rá wọn ọ̀fẹ́ ọlọ́run wá ń sọ máa fún ọmọ pòólù lọ owó ti wá ń dé sí ọwá tó ń fẹ́ tó wọ́ lẹ́yìn ìgbà ìgbà ń lọ kàrẹ̀ sẹ́sẹ̀ wá ń padà sí bí pé ìkùnmúlágbájá náà lọ sára ọwá ń sọ àwọn àyàwó mi àwọn àyàn náà wá ń sọ fáàmà tíyàn wọ́n wá múgun yẹn wọ́n wá pàtì lẹ́n tó ti túbá tó sì jẹ́ pé ìjọ náà lọ́n ó rí nǹkan ní ètò wú ọmọdé wípé à ah, ọlọ́run èmi náà mọ́ mọ́ ń jalè gbà

bóbi bá ti ebi ma fún yàn kò kú òun ilé ayé yàmà èyàn mọ̀ wá sàdúwà ọlọ́mọ́tù lásìrí dákùnjọ wọ́lá ní kẹsí rẹ̀ èyí igbá pàṣásùn ọlọ́run ní tẹ́ẹ̀bá fẹ́ fìrà yín lẹ̀ àwòfáàríkò hún nẹ̀bí màrú ẹ fìrà yín nínú hadithi riwaya kan wá padà ojú ẹsẹ̀ làbíbí ni àtàrùdínà aláyà hadikọ́tẹ̀wú sọ́ọ́dà ọkọ rẹ̀ padà fún ọ sọ́ọ́dà ọkọ rẹ̀ padà fún ó ní ànàbí na'am wà ziyada padà padà fún ma tún fún ní gẹ́mìtò wà tún fẹ́ gbá pẹ̀lú ẹ̀ ànímọ̀ fẹ́ rẹ̀ mímí ó ń sọ́lọ́ ni a mọ̀ ziyada fàlá kó tún sọ pé ó tún fẹ́ gbá jù bẹ́ẹ̀ lọ fàlá apákan àfáàtà alákọ̀ pẹ̀lú ìwò wípé obìnrin ò lè gbà ju ọkùnrin ò lè gbà lọ́wọ́ obìnrin ju tó fún lọ ṣùgbọ́n ẹ̀sìn faramọ́ pé ó lè gbà jù bẹ́ẹ̀ lọ nítorí obìnrin abùkátàkà mọ̀ pé ìfẹ́ kú ní ọkọ ìòótọ́ ni torí wọn ò fẹ́ kó kú ọbẹ̀ gbogbo ń tàà ń sọ yìí a ń sọ pẹ̀lú pé ìlú tààjọ wà à nígbàtí mo bá fẹ́ fẹ́ obìnrin tí e pé gbogbo ògùn ara mi ló ti fẹ́ gbẹ̀ẹ́ kí n tó rí fẹ́ bọ́lọ̀ ń sèse wọ́nù bọ́lọ̀ ń sèse wọ́nù ó pín bó ṣe fẹ́ subhanahu wa ta'ala àwọn obìnrin kan bẹ wọ́n mọ́ ń pè wọ́n ní gọ̀wání jámù ní fún gọ́níyà ìran àwọn obìnrin tí wọ́n bá pa ẹ̀ṣọ́ sára gbogbo ọkùn tí bá wọ́n wọ́n ó lè wọ́n ò pẹ̀ṣọ́ ní wọ́n ti dá wọn ni wọ́n sì wà

èmi ọmọ tó fẹ́ fi nílẹ̀ nítorí o kápẹ́yìn ọlọ́kùnrin sọ pé ọdá kọ́ mọ́ bà lè rí san ọ̀ọ́sàn jù báyìí lọ ẹ̀sìn faramá bẹ́ẹ̀ ṣùgbọ́n kápábò sí ló fi ṣe wọ́n o jẹ̀mọ́ ẹwà awé àbàtí ọmọ ògóró kódà tẹ́lù mi bá fẹ́ ṣẹ́kà fọ́mà ìyá rẹ̀ ẹgbẹ́ rẹ̀ yà lọ bẹ́lẹ̀ rẹ̀ ọtún lè fún lórí gbogbo ìyà tí jẹyìn ẹ̀rẹ́ ìlú ìbá nígbà sí máa ẹ̀lọ sí kọ́tù kọ́kọ́ kọ́dà mọ́mọ̀ bá kẹrí mẹ́ nǹkan kẹgbà wo kò sí gbogbo tàbẹ́ fún wọn ẹ̀ṣára sí náà pùkan lọ la ilaha illallah ẹ sì fi 2000 sí pẹ̀lú wọ̀lẹ́ wọ́n rẹ̀ sẹ́sà àfáàrù bí ọ̀sẹ̀ ni wọ́n à kásẹ̀ lé lórí báyìí díẹ̀ tẹ̀bá tó mú sùn lápùn ó tùtù sí lórí nílùú tọ́lẹ́tà ń pẹ́ lọ́bà tó ní jẹ́ ìdẹ̀bókírìsì dáǹsì náà ibẹ̀ náà wọ́n ti wọ̀dú agodi ìwọ wọ́n ti wọ́n náà ti ń pè ọlọ́kọ̀ gbóò ti jọ́kọ́ jama anábì dámù pọ̀ lórí wa kọjá bá ṣe ń ṣe yíò gbogbo ẹmbá wọ́n dá sí lónlé oníléeṣẹ́ brẹ́dì oníléeṣẹ́ tẹ́lì oníléeṣẹ́ rédíò ní àwọn mùsùlùmí ọwá àṣírí àwọn èèyàn ọ ń fagagá àwọn ya ìwọ náà ò lè lẹ́yìn o àbíkọ́ lọ túbá ìmọ̀má ọlọ́mà a ní kèfèrí mọ́ wá ń bọ́lọ̀ ń bínú sí ọwá kọjá bọ́lọ̀ ń ṣe fẹ́ bínú ọlọ́wọ́ sì máa bínú sí ìbínú àpàrà kò sì mọ́ tó ń kún kèfèrí o ká wá pé mùsùlùmí ọmọ yáwa jẹmọ́ àmbárùn lágbọ́n àwa ṣe bákanáà làgbọ́yé wárí a ń bá ìjáàbù mọ́ mọ́ ń sọ ìjáàbù kọ lẹ́lẹ́à ẹn tó wọ̀ jáàbù lẹ́lẹ́à o kò a ní rí bẹ́ ẹlẹ́ àfẹ́fọ́nà wọ́n tó wá kan wọ́n bọ́ aṣọ báyìí wọ́n wá fún mara ebi kí aṣọ ìkọ́ kọmọ kò ara tí ó bo aṣọ tí ó jẹ gẹ́rẹ̀ yẹ gbogbo bí mùsùlùmí pátá tí ó bá ṣe bẹ́ẹ̀ tó fi ń lọ kírun kò ní ẹ gbogbo ara yín tafẹ́ kírun a sì rí sísà tí ó wọ mínísíkẹ̀ẹ́tì wa ìmí pẹ̀lú sókòtò ibẹ̀ inú fíjá pín sẹ́rí nílùú ìmẹ́ tí èsì ẹ̀sìn bẹ́ẹ̀ ẹmọ̀ wà ń bẹ́ẹ̀ sílé ò tráì níbi ẹ̀ tí ò ti ẹ̀rí kẹ̀kẹ́ kí èyí tí ò rí kẹ̀kẹ́ kí ẹbọ́n bẹ́ẹ̀ ní ọjà rẹ̀ tó ń pawó lọ eléyìí tí wọ́n ń tàjì sófò ǹkọ́ àwọn iná ni bẹ́ẹ̀bẹ́ẹ̀ ni ṣe ń kí tẹ́lẹ̀ ìlú wọ́n mẹ́sẹ́lájí kátólé ẹ̀mọ́mọ́tò lè ẹ̀ṣàlàyé fún ẹmọ́jì ó sàṣẹ̀dànú sẹ́ gbogbo kìí ọlọ́n sí agẹ́gẹ́ ọlọ́mọ̀wàdúó jẹmọ́ àìtí ìparísẹ́ àwọn ààyè tó bí ó ti sọ wípé ìsinmá tó bá dẹ́dọ̀ ó sì yọ̀nú sí tó ń ti bí alamari sí lágbára tó inṣàlá rahman oná látù máa tẹ̀síwájú ń bẹ̀ tó bá dìjọ́ mẹ́jọ inkana fil umri baqiya tó bá tí lẹ́yìn tí ó sí àníánì ń ìlú ọ̀rẹ́rìn in tí ó sì di ọ̀rẹ́rìn ọwọ́ gbogbo wa lọ́wà ó ń lé nílọ àlejò wa náà ó di ẹ̀rù bá a sì ṣe ń pè ọ̀rẹ́rìn àwọn kan bẹ ní kọ̀rọ̀ tí a ń sọ pé ọlọ́n a máa bá lọ báyìí ah, bọ́lọ̀ ń ṣe sáyé ní ẹkún àwọn kan ẹ̀rín àwọn kan àárín àti sunkún gbà kàrítà kan rẹ́rìn

ọ̀dọ̀ tí ń lò dúdú wà ẹ̀yin mùsùlùmí lẹ́lẹ́mì ìkẹ́ lè ń sin ọba dẹ́dà ẹ̀yin ò sí èèyàn oúnkàlùkú ẹjẹ́ ká ṣe táúbà tòótọ́ ẹni ọjẹ́ gbèsè nù wa tó ti rí tí ọ̀sán kọlọ̀ túbá máa jìbìtì máa náwó máa dá nǹkan pọ̀ mọ́ra wọn máa jí nǹkan láti tí ọ ma ní ọ̀sẹ̀ mẹ́ta ní ìsìn ọlọ́nlọ mẹ́ẹ̀dọ́n ní ti ń pàwálẹ́kún dị kéèdì àná ló jí fóònù àfóǹkúrà ní tọ́wọ́ láti Maiduguri power bank táìmù tán bá ti wà ń klá ní masáàrí tí ó ń ka kùrà ní tàbí ǹkan kàtí ẹ̀sì bá tẹ́ ń sàwò o ń kalùkú náà mọ̀ bíjí ti ń gun ọba dẹ́dà àwòrán gbogbo àwa ọlọ́jà àjàmbá kó ń kalùkú ọ sọ wípé mo fẹ́ hẹ́pù àwùjọ yìí ni ó pọ́n kòrùlá tí táàmù yẹn bá ti tó ń lèrè wọ́tàkù fìtìnà tánlá tó sí ìbánà ìgbẹ̀tọ́lá ọlọ́njọ́ fọ́tọ́ alẹ́mi jí a lè padà sọ́dọ̀ rẹ̀ ní tòótọ́ jó ń kálukú lè dátọwọ́ rẹ̀ lẹ́ fún ọba dẹ́dà lè ń tọ́ ọ̀fẹ́yẹn ọlọ́mọwàdúó ilé wa méjì ọ̀dárù ọ̀nà wa méjì ọ̀dárù ah wàhálà tí ó wà tújù báyìí lọ táàfi wá dojú ogun kọra wa wọ́n náà obìnrin kakọrọ àwọn bóòdì nẹba tún wọ́n pò sẹ́sìn oó ìgbọ̀rú ẹ̀rì kí lè lè torí ọlọ́n ọlọ́njọ́ àti e, kan rọrọ oòrù a sì ọ́ a sì kọjẹ́ ẹnu àláwa ọba dẹ́dà dáwà padà sí bí ìyọnú rẹ̀ dákọjọ́ wọládàmíkàsí rẹ̀ nítorí wípé àwọn tí a pinlẹ̀ jọ́ta rẹ̀ ti wọ́ọ̀kì abúrú fún atẹ́lẹ̀ bá a ṣe gbépọ̀ ìtẹ́lẹ̀ àkùnrin bọ́nù wàhálà wọ́n ti wọ́ọ̀kì aburú fún wa ṣùgbọ́n wọ́n ló lè yọwá níbẹ̀ à ń kò tí a ń bì ọmọ ìyàwó ń kò tí ní Gaza ọmọ ìyàwó ń kò tí ní Súríà ó ń kàlùkù ń kò tí ẹ̀ká àti lágbàáyé a ti gbà pé yóò rí bẹ́ẹ̀ fáwọn mùsùlùmí nígbẹ̀yìn ìgbà ṣùgbọ́n bá dẹ́gbà dápùjọ àmbíọ̀ nínú àdáni kan sí o ṣùgbọ́n nǹkan tẹ́lẹ̀ oníkáwà gan sọ pé àtúbà tòótọ́ Ọlọ́run jẹ́ sànú ọlọ́run bá dẹ́dà o wọ́rọ̀dà ní kàsí rẹ̀ o e ìpayà rí sọdí fọ̀kànbalẹ̀ fún wa o ìfọ̀kànbalẹ̀ bó ṣe mọ́ náà lẹ́ nígbàyà wa mọ́tù chẹ́ǹjẹ̀ máa lọ mọ́tù jí ó di ìpayà padà ọlọ́run bá dẹ́dà sí ajẹ́jẹ́ o ojo orútufẹ́ máa rọ̀ báyìí tó sì jẹ́ wípé olóòní rọ́jò tí rólé ìbá ti ń ṣẹlẹ̀ ṣùgbọ́n máa rọ̀ tó rán mí tó ti gbélé alórí oná làwọn ẹranko ọ̀pọ̀lọpọ̀ lọ́lọ́run fi rọ̀ torí ẹ̀dìẹ ní ìran kankan táwò oríhun sọ wá bá mú kọ́ wá jẹ́ pé àwọn eléyìn ẹ̀rẹ̀rẹ̀ láti máa rómi mú ẹ̀dìẹ ni ó jẹ́ sábà bí omi tiwa tó jẹ́ pá wàlànsíàn àwàlànsán ẹ̀dọ́wó ọlọ́run dákò jẹ́ àpàṣọ́rọ̀ ń padà tòtọ́ o الحمد لله الذي خلق كل شيء وهو على كل شيء وكيل أشهد أن لا إله إله شهادة من يرجو رحمة ويخاف عقابه ثم أسلي وأسلم المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبو القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصل وآلي وعلى أهل وصحبه وسلم تسلما كثيرا أما بعد فيا عباد الله أوسيك ونفسي بتقوى الله هذه وصية بارئنا للأولين والآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة السماء شيء عظيم يوم ترونها تذهل كل مرضية عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام من عدل هذه من عدل هذه الشريعة الغراء أن جعل الله سبحانه وتعالى الخلعة بيد المرأة إذا كرهت خلق زوجها أو خلق زوجها أو دين زوجها أو كبر زوجها أو ضعف زوجها فربنا سبحانه وتعالى جعل هذا فداء لها وجعل لها فدية يدفعها لزوجها لتختلي منه أو لتبترع منه أمة الإسلام فقصة أصل هذا الخل ما جاء في الصحيح وفي غيره من حديث ابن عباس رضي الله تعالى أمرضهما في قصة امرأة ثابت ابن قيس ابن شماس رضي الله تعالى أن أرضاه أتت النبي صلى الله عليه وسلم شاكية بعلها إلى رسول الله صلى الله عليه وسلم وفي رواية أن أخاها هو الذي تولى هذه الشكاية بل والذي شكى بعل أختها أخته إلى رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله إني لا أعتب إني لا أعتب على ثابت ابن قيس في خلق ولا دين ولكن أقرأ لكفر في الإسلام فلما رسى صلى الله عليه وسلم هذا الأمر منها وجزمها على هذا الأمر أمر صلى الله عليه وسلم أن تردي على بعلها حديقة التي أمهرها بها فقالت نعم بل وفي رواية وزيادة أما الزيادة فلا فدار صلى الله عليه وسلم ثابتا ثم أرشده وأمره أمر إرشاد وإصلاح رد, رد عليه اقبل الحديقة وطلقها تطليقة بارك الله لي ولكم في القرآن والسنة ونفر الله وإياكم بما فيه من الذكر الأكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد الذين اصطفى أمتنا اتقوا ربكم في السر والآن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أمتنا إن الخلع جعل الله سبحانه وتعالى فيه فوائد كثيرة للرجل وللمرأة لذلك اختلفت كلمة الفقهاء في أن يأخذ الرجل أكثر مما أمهر به زوجته إذا اقتلعت منه نعم ذهب بعض من أن هذا لا يجوز لكن ربنا سبحانه وتعالى حسبت هذا في قوله فيما افتدت به وفي قوله أن يصلح بينهما صلحا والصلح خير ففي كل ففي, ففي صلح خير فإذا كان في الصلح خير فربنا سبحانه وتعالى قد عيد ذلك بقوله وصلوا خير فإذا أخذ الرجل أكثر مما أعطى المرأة فهذا دليل على أنه يكره مفارقتها أما إذا امتنعت المرأة عن الرجوع وطابت نفسها أن تعطي بعلها أكثر مما أمهرها به فإن هذا كذلك دليل على صدق أمرها وعلى صدق نيتها لذلك اعتذرت زوجة ثابت بقولي يا رسول الله إن ولكني لا أطيقه وإن ولكني أكره الكفر في الإسلام لأنني رفعت الخباء ورأيت زوجتي في عدة مع بعض الرجال فإذا هو أشدهم سوادا وأقصرهم قامة وأقبلهم وجها وفي رواية ولكني ولكن ثابتا دميم فكره زوج فكرهت زوجها لدمامة خلقته رضي الله تعالى عنهما وأرضاهما فكان خلوها أول خلع في الإسلام وبعون من الرحمن سنستمر في الأحكام التي في, في, في المواقع تخير المرأة بين البقاء مع زوجها وبين فراقه إن شاء الله تعالى سنستمر في بيان هذه المواضي إن شاء الله تعالى وإن كان في البقية ونسأل الله الرحمن أن يجن وإياكم ممن يستمعون القول فيتبعون أحسن اللهم ربنا أعز الإسلام والمسلمين اللهم ربنا أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين وانتصر لعبادك المستضعفين وانتقم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنة في كل مكان اللهم ربنا ردنا إليك ردا جميلا اللهم ربنا تب علينا وتب على التائبين اللهم ربنا تب علينا وتب على التائبين اللهم ربنا تب علينا وتب على التائبين عاملنا ربنا بما أنت أهل فأنت أهل التقوى وأهل المغفرة ولا تآملنا بما نحن أهل فنحن أهل الذنوب والمعاصي يا أرحم الراحمين اللهم رحمنا برحمتك رحماك رحماك يا ربنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ربنا لا تجل مصيبتنا في ديننا ولا تولي علينا شرارنا اللهم ربنا أصل أحوالنا وأحوال شباب الإسلام وأصل أحوالنا وأحوال نساء الإسلام يا أرحم الراحمين اللهم ربنا آتك رقبنا من النيران اللهم ربنا أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أدخنا الجنة دار القرار اللهم أدخنا الجنة دار القرار اللهم أدخنا الجنة دار القرار عباد الله وأعلم أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ